إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو الله سبحانه وتعالى أبتي يوتون سنين tún láti pé kí ajoko kí a sálàyé fún wa kí ni wọ́n pè ní islamu lódodo kí ni ẹ̀sìn tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fi rán òdíṣẹ́ rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé gẹ́gẹ́ bí buwa náà ṣe ma oríṣìíríṣìí nǹkan ni àwọn èèyàn ń ṣe tí wọ́n pè ní Islam kódà oríṣìíríṣìí nǹkan làwọn èèyàn ti ń ṣe bọ̀ fún àìmọye in tó lé ní ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún tó ń pè ní Islam àti gbogbo àwọn nǹkan tó jọmọ́ báyìí so yẹn ní bùkátà sí gangan kí yẹn mọ̀ kí ni ẹ̀sìn Islamu tán nabi sallallahu alaihi wasallam tó sí gangan irú èyí tọ́nà ọba sọ pé fa in amanu bimithli amantum bihi bimithli ma ẹ̀yin yìí tẹ́ gbàgbọ́ nínú rẹ̀ wọ́n ti mọ̀nà sọ́lọ́wọ́ ọba ló sọ ilé ìfún kalẹ̀ nínú Al-Qur'an pé tá a bá gbàgbọ́ inú nǹkan tí yà Nabi sallallahu alaihi gbàgbọ́ nínú rẹ̀ táwọn sàhábà rẹ̀ so in tí ó fi bukata ni ibi táwa bọ́rọ̀ dé òun náà ni kí ni gbólóhùn ìjẹ́rìí gbólóhùn tí yà fi ń jẹ́rìí tí yà fi ń di mùsùlùmí kí ni túmọ̀ rẹ̀ so kí ni ìtumọ̀ gbólóhùn jẹ́rì tí a fi ń di mùsùlùmí kí ni ìtumọ̀ rẹ̀ kí láwọn nǹkan tí ó bùkátà kí sì ni àwọn nǹkan tí ó kó sínú kí láwọn nǹkan tó fẹ́ lọ́wọ́ wa àti wá sàlàyé fún wa pé gbogbo torgúnmínú mínú èèyàn tí ń sọ pé la ilaha illallah tí ń sọ pé la ilaha illallah tí ń sọ pé ashhadu an la ilaha illallah ó sì ń jọ́sìn fún nǹkan ìyàtọ̀ sọ́lọ́wọ́ bá ó sì gbà pé nǹkan lè pa wọn lára ẹnìkan lè ṣe nǹkan fún ẹnìkan lè ṣàìdá nǹkan fún àbí ayé kan lè fọwọ́ kan oríṣiríṣi ìgbàgbọ́ táwọn èèyàn ní tó yàtọ̀ sí ìtọ́lọ̀wọ́ subhanahu wa ta'ala fẹ́ jẹ́ ká gbàgbọ́ nínú rẹ̀ so in tó fi fà nìyẹn pé kìí ṣe tẹ́yàn ń sọ bí kìí ṣe tẹ́yàn ń ṣe àti tẹ́yàn ń múlò kìí ṣe tẹ́yàn ń sọ àìmẹ́yìn ni ó mọ̀ sọ Ọlọ́run bá gán sọ ilé inú Qur'an ní pé lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun so Ọlọ́run bá ní kílítẹ̀ ń sọ nǹkan tẹ́ẹ̀ sí ẹ ma sọ nǹkan tẹ́ẹ̀ṣẹ́ ó mọ̀ pé rẹ̀ mùsùlùmí ó sì fi iṣẹ́ mùsùlùmí yẹ òfin rinlẹ̀ ó burú gan lọ́dọ̀ Ọlọ́run ọba kíyàn ma sọ nǹkan tí ó ṣe ò sọ̀pọ̀lọpọ̀ yẹn ló sì ń sọ nǹkan ní ma ah, ní la ilaha illallah kí ni ìtumọ̀ la ilaha illallah tó ń sọ yẹn ṣebí ìtumọ̀ la ilaha illallah tó ń sọ yẹn ni pé kò sí nǹkan kan ní tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run ọba ó sì ń rọ kìrìkà sàárè nígbà tó ń sọ ó sì ń rọ kìrìkà sàárè ó ń ṣe àwọn òun lọlé yẹmí wò búburú àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tó tako la ilaha illallah tó ń wíyàn so nítorí náà ẹni tí a fi bùkátà kí a mọ̀ tún mọ̀ ìjẹ́rì tí a ń ni a ti sọ fún wa pé ìjẹ́rì òun náà ni bólin wa ashhadu an ìfi ìjọsìn ìrìnlẹ̀ fún Ọlọ́run Ọba àti abala ìfi ìtẹ̀lé fún òjíṣẹ́ so abala ìfi ìjọsìn ìrìnlẹ̀ fún Ọlọ́run Ọba náà láyíwà so tá ń sàlàyé fún wa pé orígun méjì ni la ilaha illallah ni so aláwọ̀kọ́ ni kíyàn kọ nǹkan ó gbọ́dọ̀ kọ́kọ́ kọ ìjọsìn fún gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún ó gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì wá ní pé ìfìrinlẹ̀ abala kejì ní ìfìrinlẹ̀ orígun kejì ní òun náà ni pé kíyàn wá fi ìjọsìn ìrìnlẹ̀ fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo so nítorí náà mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò mọ ìtumọ̀ nǹkan tó ń sọ pàápàá jùlọ ìtumọ̀ nǹkan tó sọ di mùsùlùmí gangan ìtumọ̀ nǹkan tó sọ di mùsùlùmí gangan kó mọ̀ ọ̀nà ni gbólóhùn ìjẹ́rí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu so mo jẹ́rí sí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba mo sì jẹ́rí pé muhammad ẹrú Ọlọ́run Ọba ni òjíṣẹ́ Ọlọ́run Ọba sí ni so gbólóhùn apá aláwọ̀kọ́nu gbólóhùn ìjẹ́rí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run àwọn olùmọ́sára yí pé kó tó di pé èyí ó lè jẹ́ni tó fi rinlẹ̀ ń tóòtọ́ èyàn gbọ́dọ̀ fi àwọn májẹ̀mú rẹ̀ èyàn gbọ́dọ̀ fi rinlẹ̀ so wọ́n ma ń pè wọ́n ní ṣùrútù la ilaha illallah àwọn májẹ̀mú la ilaha illallah àwọn májẹ̀mú tó ṣe pé a gbọ́dọ̀ rí wọn lára la ilaha illallah tí èyàn bá ń sọ lọ́dọ̀ Ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ hadith annabi sallallahu alaihi wasallam wà tó ń sọ la ilaha illallah fún wa so wọn hadith annabi sallallahu alaihi wasallam wà tó ń sọ annabi sallallahu alaihi wasallam pé man qala la ilaha illallah annabi ni ẹni tó bá sọ pé la ilaha illallah wajabat lahul janna aljanna ti di ọ̀ràn yẹn fún so àti níbi àwọn oríṣiríṣiríṣi àwọn hadith mi tán ah, ilaha illallah so but a rí pé gbogbo bí àwọn hadithi àbí ní àwọn ọ̀nà míì táwọn hadithi ń gbà wá ó láwọn nǹkan tí Nabi sallallahu alaihi wasallam fi ń dè mọ́lẹ̀ ó láwọn nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá fi so gbogbo àwọn májẹ̀mú ìlàwọn olùmọ̀ná wá so na fi wá sọ pé àwọn májẹ̀mú la tó sì pé téèyàn bá ń sọ la ilaha illallah ó gbọ́dọ̀ pé sára gbogbo ẹni tí bá ń sọ láà tí inú fi dèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ wọ́n ni méje ni àwọn mẹ́jẹ̀mú méjèèjì yìí sí rẹ̀ wọ́n kó wọn papọ̀ sínú orin orin tó dùn ha téèyàn ma fi ara ẹ̀ létí pé tọ́ ìyìn gbọ́dọ̀ kó ń bí àwọn mẹ́jẹ̀mú yìí o tí mo bá fẹ́ rí ọnú Ọlọ́run bá lọ́fẹ́ kọ́lọ́run mi àwọn ẹ̀ṣẹ̀ so la ilaha illallah mi gbọ́dọ̀ pé lọ́dọ̀ Ọlọ́run bá o سوء وبشروط سبعة قد قيدت وفي نصوص الوحي حقا وردت فإنه لم ينتفع قائلها بالنطق إلا حيث يستكملها العلم واليقين والقبول والانقياد فدري ما أقول والصدق والإخلاص والمحبة وفقك الله لما أحبه وني وبشروط سبعة قد قيدت wọ́n ní májẹ̀mú méje ni wọ́n fi dé la ilaha illallah mẹ́lẹ̀ ọ̀ ṣé wọ́n kà dé fúnra wọn ni ara ọ̀ wọ́n dé fúnra wọn so bí kìí ṣe pé ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ àwọn olùmọ́kà àwọ̀ pẹ́tọ̀ kẹ mọ́mọ̀ wá kí fúnra yín àwọn akójọpọ̀ sójúkẹ wọ́n ni wà bí ṣurutin sab'atin qad quyyidat dati dàbí àpẹ́kán sọ pé àwọn májẹ̀mú òun ni ni wọ́n wá kó sí méje sójú so nǹkan mọ́ so wọ́n wá kó gbogbo ẹ̀ papọ̀ sójú kẹ́nà ẹmọ̀ pàwọn àfá àwọn olùmọ̀ àwọn náà wọ́n ó sa gbogbo ẹ̀ papọ̀ pẹ́tọ̀ ìwọ má dààmú ààbọ̀ kó gbogbo in tó jẹ́ mọ́jẹ̀mú òun ààbọ̀ kó gbogbo ẹ̀ papọ̀ sójú kẹ́n tàbá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà so oríṣiríṣi ah tí la ilaha illallah tí ò bá sí pẹ̀lú nǹkan báyìí ah kò wọlé o wọ́n ni wàbí ṣúrútì in sábàtí kọlẹ̀ kó yí dát wàbí ṣúrútì májẹ̀mú sábàtí tó jẹ́ méje kọlẹ̀ kó yí dát ni wọ́n fi dé mẹ́lẹ̀ wà fí wáhì haqqan wàrọ̀dát wà fí wáhì wọ́n ni fa innahu lam yantafi' qailuha ẹni tí bá ń sọ kò ní sáǹfàní bí la ilaha illallah kó ma wí jù bẹ́ẹ̀ lọ kó wí ní eye ìgbà tó bá wù so kó wí ní 1000 times so bó ti sí pé gbogbo àwọn adhkaru annabi àwọn àdúwà tán sallallahu bọ̀ tíyàn bá ti ẹ̀wà bá ti ẹ̀ tó bá ti ẹ̀ dé pé ó wá ṣe 1000 tó kọjẹ́ yìí tàà nẹ́bí máa ń ṣe nìyẹn o pé kò lè ṣe láǹfàní fa innahu lam yantafi qailuha kò lè ṣe ẹni tí ń wí kò lè ṣe láǹfàní bin nutqi pẹ̀lú pé kó kà máa wí lásán illa haythu yastakmiluha àyàfi tó bá tó pé Sokole kò lè ṣàǹfàní o àyàfi tó bá tó pé àwọn májẹ̀mú méjèèje yìí ni la ilaha illallah rẹ̀ yóò tó ṣe láǹfàní wọ́n ni wọ́n wá fẹ́ dákọ̀ àwọn májẹ̀mú ìfún àwọn ni al-ilmu aláwọ̀kọ́ ni ìmà ìmà ń pa kí ni kíyàn mọ̀ túnmọ̀ nǹkan tí ń sọ kíyàn mọ̀ ìtúmọ̀ nǹkan tí ń yes ìtúmọ̀ nǹkan tí òun sọ ni kó mọ̀ túnmọ̀ la ilaha illallah in tẹ́fìrí ni yẹ pé gbogbo ẹni tó bá fẹ́ wọnú islam kò sí mújẹ kó mọ̀ túnmọ̀ nǹkan tí ń sọ fún ìtúmọ̀ nǹkan tó ń sọ ni ó so mẹ́jẹ̀mú ni kíyàn mọ̀ túnmọ̀ la ilaha illallah kí la ilaha illallah tó lè wúlò fún yàn so ọlọ́wọ́ bá sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní fa'alam annahu la ilaha illallah fa'alam lọ́mà lọ́mà pé annahu ní pé dájúdájú kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Ọlọ́run Ọba fi àṣẹ pé kíyàn mọ̀ ó fi ti la ilaha illallah nínú al-Qur'an al so èyàn búlọ̀ mọ̀ nǹkan tí ń sọ kó mọ̀ túnmọ̀ nǹkan tí ń wí jáde lẹ́nu ìtumọ̀ àìmọ̀túnmọ̀ tíyàn ń wí ní ó fà kíyàn so kó sì tó mọ̀ wílá ìlà ìlàlá mẹ́ òun kódà ilé yìí kò jọbíwà pé yàn tẹ́m̀bẹ̀lẹ̀ ọlọ́run ọba kò jọbíwà pé yàn tẹ́m̀bẹ̀lẹ̀ ọlọ́run ẹ mọ́ bó ṣe rí ni kí yàn lọ síwájú ilé ọba gangan kí yàn lọ síwájú ilé ọba ẹni tó jọba gangan kí yàn máa ní èé sọba ìwọ kọ́ lọba kí yàn máa sọ kí yàn èsọba ìwọ̀kọlọba ṣe mọ̀ pé irú ẹni báyìí àrífín gbà bó lè yóò sì máa wá pé la ilaha illallah kó wá sí pé nǹkan mí lè yóò mọ̀ jọ́sì fún sàárì lè yóò mọ̀ bọ́ àbí nǹkan mí náà lè yóò mọ̀ kọ́lá ìlú mí ò tún pé la ilaha illallah gan níbi títí yóò ní ẹ̀sìn gbogbo ẹ̀sìn lòun ṣe ń tọ̀hún òun gbà pé òun gba gbogbo àwọn nǹkan táwọn Christian sọ wọlé bọ̀ ẹ̀rí irú àwọn ìran àwọn èèyàn náà báyìí náà ẹ iná àwọn èèyàn báyìí ń bẹ o tí ó ní gbogbo ẹ̀sìn lòun ṣe ń tóun so yóò sì tún máa pè la ilaha so irú àwọn báyìí wọ́n máa fẹ́ ta àwọn èèyàn jẹ ni so yí tẹ́fì máa rí nìyẹn ẹlòmíì tó bá fẹ́ ta Jésù lọ́mọ Ọlọ́run fún yín so àwòrán Islam kódà yóò wáṣọ àfáàwá fún yín àwòrán Islam ni ó gbé wá kódà yóò tún ka Kùránì fún yín orísìírísìí gbogbo eléyìí kí láà fi dí àwọn èèyàn níbi ẹ̀sìn Ọlọ́run bá náà ni gbogbo ọgbọ́n tí Ṣẹ̀tánù lè lò ló ń lò so ẹ irú àwọn èèyàn báyìí wà dáadáa tó yí pé wọ́n wọ jàlàbí àwá bá yín wọ́n wọ jàlàbí àwá bá yín wọ́n tún sọ fún yín pé ẹ̀sìn Islam làwọn náà ń ṣe tẹ́lẹ̀ káwọn tó wá rí pé Jésù ọmọ Ọlọ́run bá ni so wal iyadhu billah àsọ àwọn sì ń wọ́sọ̀ ọdẹ Ọlọ́run bá èèwọ̀ ni Ọlọ́run bó lọ́mọ so irọ́ ẹni bẹ́ẹ̀ kó láwọn tún lárúbáwá wọ́n tún gbé báìbù lárúbáwá dání gbogbo àwọn ibáyìí olùsíní lọ́nà ni olùsíní lọ́nà ni so eni ànà ni ẹni tó fẹ́ jẹ́ káwọn èèyàn wọná rọrùn so ẹni tó yẹ kéèyàn jìnà sí ni kọ́lá ẹni tó yẹ kéèyàn máa bùn ní èpè ni pé ìwọ yìí èèyàn burúkú ni ó fẹ́ ẹ̀sìn ọlápò o ma àwọn nǹkan díẹ̀díẹ̀ nú ẹ̀sìn yìí ó wá fẹ́ máa fi ta ẹ̀sìn ní ó fẹ́ máa fi ta ina fáwọn èèyàn irú ní bẹ́ yóò kábàámọ̀ wájú Ọlọ́run bá o yóò kábàámọ̀ wájú Ọlọ́run bá so wọ́n ni Ọlọ́run bá tún lára àwọn ẹ̀rí fún pé èyàn gbọ́dọ̀ mọ̀ túnmọ̀ nǹkan tó ń sọ so Ọlọ́run bá ní illa man shahida bil haqqi wa hum ya'lamun illa man shahida bil haqqi wa hum ya'lamun Ọlọ́run bá ní a àwọn tí ó láà illa man shahida bil haqqi àwọn tá jẹ́rìí sódodo wa hum ya'lamun wọ́n sì mọ̀ òdodo yẹn wọ́n jẹ́rì sí lẹ́ni tó mọ̀ tó nímọ̀ ń pa rẹ̀ kèsí pé wọ́n jẹ́rì sí lórí àìmọ̀kán ara ọ̀ so wọ́n jẹ́rì sí lórí ìmọ̀ni so lára wọn ẹ̀yẹ̀rí táwọn afáfí ní ah kíyàn mọ̀ nǹkan tí ń wí kíyàn mọ̀ nǹkan tí ń wí ọmọbẹ̀ nù májẹ̀mú la ilaha illallah bákanáà hadith annabi sallallahu alaihi wasallam so annabi sallallahu alaihi wasallam sọ pé man mata ní pé gbogbo ẹni tó bá kú wa huwa ya'lamu tẹ́ni yẹ sí mọ̀ wa huwa ya'lamu ó mọ̀ annahu la ilaha illallah ní pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah dakhala aljanna ìrọ̀ ní bí wọ́n aljanna so man mata wa huwa ya'lamu annahu la ilaha illallah dakhala aljanna ìrọ̀ ní bí wọ́n aljanna hadith tó lẹ́sẹ̀ lẹ́ni ò tó wọnú a muslim so ní pé ẹni tó bá kú o tó sì mọ̀ ní pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Allah dakhala aljanna so lára àwọn èrí tí ń bẹ fún pé a níṣẹ́ gbọ́dọ̀ mọ̀ tún mọ̀ tó ń wí má tú la ilaha illallah sí kò sọ́bà kan àfọlọ́hun mọ́ má tú bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan kan Allah ni so eléyìí jẹ́ májẹ̀mú aláwọ̀kọ́ العلم واليقين والقبول májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú la ilaha illallah òun náà ni al-yaqin al-yaqin kí ni wọ́n ń pè ní al-yaqin al-yaqin ni àmàdájú in tí ó rinlẹ̀ lọ́kàn èèyàn tó sì pé kò sí iyèméjì ń bẹ Ọlọ́run bó gba iyèméjì níbi ìgbàgbọ́ Ọlọ́run bó gba iyèméjì níbi ìgbàgbọ́ láàrọ̀ ibà lọ́rọ̀ ọba ma ń sọ tẹ́yìn náà bá ká kílẹ̀wì dhalikal kitabu láàrọ̀ ibà fihi kò síyè méjì bẹ́yàn bá fi tó tíyè méjì bá fi lè wọ kànyàn níbi ìgbàgbọ́ à ó sì di kèfèrí o bẹ́ẹ̀ni mo tún tún sọ tíyè méjì bá fi lè wọ ìkankannú gbàgbọ́ yàn à ó di kèfèrí o ìwẹ̀ni àmàdájú ìgbà dájú kíyàn gbà tí ó sí méjì ń bẹ nínú májẹ̀mú la ilaha illallah ni Ọlọ́run bá sọ fún wa nínú al-Qur'an al-Karim pé innamal mu'minun àwọn mu'mini nìkan àwọn tó lè jẹ́ mu'mini nìkan àwọn tó sì pé alladhina amanu billah tá àti òjíṣẹ́ rẹ̀ thumma lam yartabu lẹ́yìn náà wọn wá ṣeyèméjì lẹ́yìn náà wọn wá ṣe iyèméjì thumma lam kò sí iyèméjì lọ́kàn so kò sí iyèméjì lọ́kàn wọn nípa rẹ̀ so irú àwọn báyìí lọ́lọ́wọ́ bá ní àwọn ní olùgbàgbọ́ àwọn báyìí ni wọ́n gbàgbọ́ irú àwọn ìrìn èèyàn báyìí nìkan ló gbàgbọ́ so ẹni tí ó bá ti rí báyìí òun gbàgbọ́ so a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́wọ́ bá máa ń fi àwọn mùnáfíkì pé eh, ah, ríbà àbí rọ́yìn iye méjì Ọlọ́run bá ma fi ń kàn wọn nínú al-Qur'an al-Karim nípa àwọn ní iye méjì wọ́n ṣe iye méjì ń pa pé bóyá Ọlọ́run bá sọ́kàn ni àbí kí sọ́kàn àbí sọ́lọ́run bá nìkan lóyẹ kò gbọ́dọ̀ gbogbo ó kò gbé ẹkọ́ wá rò pé ẹn láká ẹ̀rẹ́ ti débi pé ìwò kan lè gbà nǹkan tí yẹn bá sọ báhùn pé èyàn ti ẹ̀kú pọ̀lọ̀ kọ́kọ́ yẹ̀ wò ní èyàn tánà rẹ̀ ní o ihe o so ẹ̀sìn Ọlọ́run èyàn máa ń gbà gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo fi iyèméjì síyàn in táwọn kèfèrí gan fi ń rinlẹ̀ lọ́nà tí ó bá mú in táwọn gan fi ń rinlẹ̀ lọ́nà tí ó bá mú lọ́nà rèdè lọ́nà tó yí pé ọ̀nà ìsà ìgbàgbọ́ sọ́nà ọba làwọn fi ń rinlẹ̀ ṣùgbọ́n àwọn fi ń rinlẹ̀ kọ́ sí pé ọ mùsùlùmí ló mọ̀ sí èméjì ń bẹ ló àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí aljanna rọrùn fún wa láti wọ̀ ní rọrùn so gbogbo ohun tọ́lọ́run bá ti sọ fún wa tán bá ti sọ fún wa èyí sí méjì ń parẹ̀ so ẹ̀yìn náà wọ abúbákiri na kí la máa ń pè abúbákiri abúbákiri siddiq siddiq la máa ń pè so gbogbo náà la máa kí ni túmọ̀ siddiq kí ni túmọ̀ siddiq ìtúmọ̀ siddiq ni ẹni tó gbà nǹkan gbọ́ lódodo kò sí iye méjì èyí siddiq ni olùgbà nǹkan gbọ́ lódodo kìí ṣe pé ìtumọ̀ Siddiq ni pé olùsòdodo gangan fúnra rẹ̀ ẹ́ òun náà olódodo ni o ṣùgbọ́n yìí tá fi ń pè ń Siddiq gangan òun gangan o yìí tá fi ń pè ń Siddiq gangan ni pé òun tọ́rọ̀ bá ti wá látọ́dọ̀ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ òun èyí tó yin rẹ̀ mọ́ ó tún ma wá wò sọ́tún wò sósì pé ẹjáwò báyìí ẹ ó gba báyìí ara ò èyí tí Abubakar tá fi ń so tó bá tán nabi tó bá ti alójọ́ tán nabi sallallahu alaihi wasallam mú ṣe isra wal miraj tán nabi lọ tó lọ sánmà so tán nabi sallallahu alaihi wasallam tí jibril wá gbé lọ sí sánmà so lórí al-buraq so tó sì ṣe tó ṣe ìrìn àjò lọ sí baitul maqdis so nígbàtí òjíṣẹ́ Ọlọ́run bá dé padà tó wá fáwọn èèyàn ní ọ̀rọ̀ àwọn èèyàn wò pé àà ah, irọ́ ìyà wá pọ̀ àwọn ìlúmí wò pé àà ah, irọ́ ìyà wá pọ̀ ó tún ló lọ sí olóòlọ sánmà ó tún lọ sí Baitul Maqdis Baitul Aqsa làwọn sì máa ń pè al-Masjidul Aqsa masalasi tó jìnà gan wọ́n wò pé àà ah, ibà jìnà kí ló dé masalasi tó jìnà gan náà wọ́n pè pé ó jìnà sáré sọ́dọ̀ àwọn lárúbáwá so torí bí àwọn ibi tí yíò fi máa já sí àwọn ilẹ̀ àwọn èèyàn dúdú ni so ibẹ̀ ló súnmọ́ pé ah, ibi bá jìnà o ibi ilé jina kirode ló dé so òjíṣẹ́ ọlọ́ọ̀bá wọ́n sọ fún wọn pé òun lọ láàrin so òun sì tún dé so òun lọ òun sì tún sẹ́rìn àjò lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje ah ilé ilé fẹ́ràn lómi láti gbàgbọ́ bàtán wá lọ bá Abubakiri pé àwọ́kí ó rí nǹkan tí ọ̀rẹ́ rẹ̀ ma tó ń sọ ó ma ní òun ma tó ń lọ sánmà lónìí kódà kò dún sánmà nìkan so olóhun tó ń lọ al-Masjid al-Aqsa Baitul Maqdis ó ní olóhun kọ́kọ́ gbàbẹ̀ lọ àti bẹ̀ wọ́n wá lọ ó ní Abubakiri ní tó bá ti sọ ti sọ náà tó ti sọ pé òun ṣe bẹ́ẹ̀ tó òun ló sọ ọ̀nà òun ló sọ òun gbàgbọ́ kódà òun ẹ̀rí ẹwọ ìgbàgbọ́ báyìí in tó jẹ́ kóhun jẹ́ sí díkì ní ẹ̀nà ìwọ tó ń sọ fún ọ pé ànábì ṣe báyìí àbí èmi ò kàn lè gbá tí ẹ sọ fáwọn àwọn ìyá àgbàlagbà wọn bẹ́ àà àwọn ìyá àgbàlagbà wọn ní mọ́ ní jù ọlọ ni wọ́n ní mọ́ ní jù ọlọ orí tí wọ́n pè àwọn mọ́ táwọn alkiyama táwọn lé wọ́n mọ́ bó ti ẹ̀ pé oríṣiríṣi àwọn èèyàn náà na ma ń lo eléyìí látara wọn tí wọ́n tàn wọ́n jẹ́ ma lọ lé oúnjẹ́ àlàbí ma lọ gbogbo ẹ̀ sọ̀bọ̀ tí ò bá sí eléyìí fáwọn náà so orí tí wọ́n pè ní wọ́n mọ́ tí wọ́n ń ṣe ṣẹ́mọ̀ pé Harvard lè mi lọ èmi ò kàn lè ẹ̀ẹ̀kan lè sọ fún mi báhùn náà pé ànábì ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ kí n wá gbọ́ ẹ gbọ́dọ̀ prove ẹ ṣàlàyé logically you get what i'm saying so ẹ gbọ́dọ̀ lè ṣàlàyé logically pé à nǹkan báyìí ó ṣẹlẹ̀ kí n tó lè gbà á gbọ́ látọ̀dọ̀ yín so mo sorry púpọ̀ àwọn náà sorry fún ọ asọ́rì fún ọ asọ́rì fún ọ níbi ìyọ ọlọ́wọ́n bá asọ́rì fún ọ níbi kíyàn máa ṣe méjì níbi nǹkan tọ́lọ́wọ́n bá bá sọ àwa gan kólà mọ́ sọ́rì fáwà àwọ òfẹ́ sọ́rì rẹ̀ so àwa gan la ń sọ́rì fún ọ níbi níbi tó wà lórí èyí torí tí ma ń jẹ́ kí ọlọ́wọ́n bá jẹ́ dandan fún yẹn kí a máa ṣe méjì níbi ìgbàgbọ́ so ṣùgbọ́n bákan náà èyàn tún gbọ́dọ̀ wá kọjá kó wá di pá àwọn nǹkan tí ò rinlẹ̀ kí ẹ máa fi rinlẹ̀ kí gbàgbọ́ tún ti fò fẹ́ǹsì àwọn nǹkan tí ò rinlẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọba kí ẹ máa fi rinlẹ̀ àwọn nǹkan tí ò rinlẹ̀ fáàn nábì ẹ̀mọ̀ pé ìgbàgbọ́ tún ti kọjá àlànà pé àkódà ànábì a máa fò òjíṣẹ́ ọlọ́wọ́ máa fò èyí tó bá rinlẹ̀ pé ànábì sallallahu alaihi kí ẹ fi rinlẹ̀ pé iye bẹ́ẹ̀ ni ànábì pín òṣùpá sí méjì ànábì ṣe ìsọ́rọ̀wà ní mẹ́ràjì ṣùgbọ́n kó tún wá kọjá àlà náà pé tọ́ èmi gbàgbọ́nú gbogbo ẹni èmi èyí tí mi ò rí èmi ní eléyìí kẹsẹ̀ tó rí èyí hun jọ fún ọ ni wọ́n náà gbàgbọ́ yìí àkódá ànábì tó bá ànábì a máa fò àbá tún fò tán yóò tún rí oríṣiríṣi ara ò èyàn tún so àfi àmàdájú àti àfihàn ìdájú tó ti kọjá àlà kí a má fi rìnlẹ̀ fán nábí o kí a má fi rìnlẹ̀ fọ́lọ́n pé àkódà ọlọ́run gbogbo ayé ló wà ọlọ́run bẹ gbogbo ayé ní ara o ara o ọlọ́run bó sí ní gbogbo ayé o ọlọ́run bá wà nílé ilẹ̀ náà but gbogbo wa náà a ju bí n tí ń sọ́nà ọba lọ sọ́nà ọba ma ń pa gbogbo àlámàrí ẹni kọ̀ọ̀kan ní gbogbo ọgbà ìmọ̀ ọba ìrìnà ọlọ́run ọba ìrọ́ ó káwa ní gbogbo so ọlọ́run ọba ò sí ní gbogbo ayò náà so lè jẹ́ ẹlẹ́kejì nínú àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah so bákanáà nínú hadithan nabi sallallahu alaihi wasallam lára àwọn ẹ̀rí táwọn fàáfi ní àà lílá ilá ilá láàrin tí ó bá fi wúlò fún ọ tó sì pé ìyàtọ̀ wà láàrin ẹni tí ń bọ sàárè tí ń wí láìláìlá àti láìláìlá àti ẹ àmàdájú gbọ́dọ̀ wà ń bẹ̀ àmàdájú àfihànilẹ̀ dájú tí ó gbọ́dọ̀ síyè méjì gbọ́dọ̀ síyè méjì kan bá ilẹ́mì rẹ̀ ń parẹ̀ so òun náà ni hadith annabi sallallahu alaihi wasallam tí annabi sallallahu alaihi wasallam sọ pé inú muslim inú hadithi abu huraira anabi ni a ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba wa anni rasulullah àti pé èmi o òjíṣẹ́ Ọlọ́run Ọba ni mí la yalqa Allahu bihima abdun ẹrú kan ò ní fi méjèèjì kó fi pàdé Ọlọ́run Ọba gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah ẹrú kan ò ní fi méjèèjì pàdé ọlọ́run ọba hmm. allahu akbar ghayru shakin fihima lẹ́ni tí ó lẹ́ni tó sì pé kò sí iye méjì ń so òun nù lára wọn ìtàwà fáfin ní àmàdájú nínú májẹ̀mú la ilaha illallah ni ghayru shakin fihima kò gbọ́dọ̀ sí iye méjì ń bẹ illa dakhala aljanna so yóò wọ aljanna ọlọ́wọ́ bá so ẹni tí ó bá tó bá pàdé ọlọ́wọ́ bá pẹ̀lú la ilaha illallah à Muhammadi òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní o tó bá pàdé ọlọ́wọ́ bá pẹ̀lú méjèèjì ghayru shakin fihima ṣùgbọ́n ẹni tí ó ṣeyè méjì ni o ẹni tí ó ṣeyè méjì ń bẹ ni o dakhala aljanna yóò wọ aljanna ọlọ́wọ́ so ẹlẹ́kẹta nínú májẹ̀mú la ilaha illallah al-ilmu wal-yaqinu wal-qabulu al-qabul al-qabul òun ni pé kíyàn gba nǹkan tí la ilaha illallah yẹn èyí tó ní nítumọ̀ kíyàn gbà wọlé so gbà wọlé so gbà al-qabul so gbà ó ti máa àbí ó ti ní àmọ̀dájú ń parí àbí so wá gba nǹkan tí kìníyàn sọ so gbà wọlé so gbá wọlé so o gbọ́dọ̀ gbá wọlé o kíkà sí pé kó mọ̀ torí pé tó bá yí pé kíyàn kan mọ̀ lámàdájú ni Fìràún náà mọ̀ pé in tá nẹ́bì Musa mú wá ó mọ̀ kó dodo ni lámàdájú náà tó bá yí pé kíyàn kan mọ̀ nǹkan lámàdájú ni pé Ọlọ́run bá ní wajahadu biha wọ́n já níyàn nínú suratul naml wọ́n já níyàn wọ́n já annabi Musa níyàn àti níta annabi Musa mú wá nínú jíṣẹ́ wọ́n já níyàn wajahadu biha wastayqanatha anfusuhum ṣùgbọ́n lẹ́mí wọn gangan ó dá wọn lójú pódòdó ni so ẹ̀yìn ẹ̀wò ní báyàn so lẹ́mí wọn gangan lẹ́mí fìràún àtàwọn èèyàn tí ànábì Musa wá bá ẹ̀mí wọn balẹ̀ sí pé òdodo ní tẹ́ni yìí mú wá ṣùgbọ́n wọ́n sì wọ́n dìná rẹ̀ wọ́n takò wọn ò sì gbá wọlé so in tó bọ́ fáwọn ni pé alkọbúl wọn ò gbá wọn ò gbá wọlé zulman wa uluwa wọ́n mọ̀ wọn ò gbá so in tó fi ṣe pé lára májẹ̀mú la ilaha òun ni pé kíyàn gbà wọlé o so èyàn búrọ̀ gbà nǹkan tí la ilaha illallah tó mú wá kíyàn gbà so kíyàn gbà wọlé so nǹkan tí ó jẹ́ kí la ilaha illallah yẹn kó wúlò fún yẹn nìyẹn ọlọ́wọ́ bá sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ ní ah, innahum kanu ẹ̀ráwọn ẹni yóò idha qila lahum àwọn tí wọ́n kó jọpọ̀ ní jẹ̀má tí wọ́n kó wọn sínú náà papọ̀ kọlọ̀mbà kó sọ wọn bí ilé innahum kanu idha qila lahum la ilaha illallah ní pé àwọn ọ̀tán bá ti ń sọ fún wa pé la ilaha wọ́n sì gbéraga wa wọ́n wọ́n sọ pé a iná látàrí kú alihatina sí àwọ́ wa gbéjù sílẹ̀ àwọn òsáwa lè ṣáàrin majinun fún akọni tó ṣe pó ti yàwèrè la ilaha illallah so ẹwọ́n tán sọ wọ́n ni tán bá ń sọ fún wa pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àfi Ọlọ́run Ọba yastakbirun wọ́n sì gbéraga pé ah, a mọ̀ ṣùgbọ́n sáwà á fi àwọn òsáwálẹ̀ ni wọn ò gbá wọlé nìyẹn wọn ò gbá wọlé mímọ̀ wọn ò sí wọn láǹfàní so mímọ̀ túnmọ̀ la ilaha illallah nìkan kò sí wọn láǹfàní bí kí ṣe pé wọ́n gbọ́dọ̀ gba nǹkan tí la ilaha illallah bùkátà wọlé so lára májẹ̀mú la ilaha àbí májẹ̀mú ẹlẹ́kẹta fún la ilaha illallah òlélé lára májẹ̀mú wàlínkíyàdù fàdẹ̀rí máa àkúlù wàlínkíyàdù alínkíyàdù òun ni ìtẹríba ìtẹríba ìtẹríba so ìyàtọ̀ tó wà láàrin alkọbúl ìgbà nǹkan wọlé àti alínkíyàdù ni pé alkọbúl ni pé kíyàn gba kíní ẹ̀ gangan ìtànsọ̀ yẹn gangan alínkíyàdù ni pé kíyàn wá tẹríba fún nǹkan tí kíní ẹ̀ alkọbúl òun ni pé kó gba kíní ẹ gangan alinqiyadi ni pé kíyàn wá tẹríba fún nǹkan tí kíní ẹ bùkátà so fún nǹkan tí a kíní ẹ bùkátà so alára àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah ni so kọbúl ni pé o ti gba la ilaha illallah wọlé o ti gbà pé o ní mọ́ jọ́sìn a kẹmí yàtọ̀ o ní jọ́sìn fún anything Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló mọ́ jọ́sìn fún so ṣùgbọ́n ìǹkìyàdì ni pé kí wá ní ìjọsìn fọ́lọ́wọ́ bá yẹn kí ló bùkátà ìǹkìyàdì ni yẹn in tó fi ṣe pé ẹni tó bá wí la ilaha illallah tí ó jọsìn fọ́lọ́wọ́ bá náà irú ẹni bẹ́ẹ̀ lè má jẹ mùsùlùmí o pàápàá jùlọ tí àyè bá wà fún láti pé kó jọsìn fọ́lọ́wọ́ bá ni irú so irun kò ní kí àwẹ̀ kò ní gbà àbí tí ó bá àbí kó tẹ̀ mọ́ kí irun oríṣiríṣi àwọn nǹkan kó mọ́ sí àníyàn ló já àníyàn ní kókó kódà àníyàn ẹlòmí tí ó kírun gan ó dájú àníyàn ẹlòmí tí ń kírun lọ ta ló sọ fún bẹ́ẹ̀ àníyàn ẹni tí ó kírun tó yóò jọ́sìn fọ́lọ́wọ́ bá tí ò ní ń kìyàd ó dájú àníyàn ẹni tí ń kírun fọ́lọ́wọ́ bá lọ ìpín rẹ̀ pé so eléyìn ò tí ẹ̀fẹ́ kò fẹ́ jọ́sìn fọ́lọ́wọ́ bá ní ṣe bí lè yìí o ń jọ́sìn fọ́lọ́wọ́ bá bóyá àìmọ̀kan ló jẹ́ kó máa sàwọn nǹkan ọ̀kan àìmọ̀kan ló jẹ́ kó máa àbí kífẹ́ inú gbóngbà ló jẹ́ kó máa but ìwọ tó ti ẹ̀fẹ́ fi jọ́sìn rinlẹ̀ tó fẹ́ ṣe ń kèyà rí pé ah, àníyàn ni àníyàn ló já gbogbo pé mélòó mélòó tó burú ju pásítọ̀ mi gan lọ àà ọ̀rọ̀ èdè ríre yóò afanaja'alul muslimina kalmujrimin ṣé a fi àwọn mùsùlùmí a ma fi wá àwọn ọ̀daràn ni a ma fi àwọn mùsùlùmí a ma fi wé àwọn ọ̀daràn ìtọ́lọ́wọ́ bá ń bí ọnú Kùránì ní ìwọ tó ń sọ bẹ́ẹ̀ o ìpèsè ma fa àwọn mùsùlùmí ó ma fi fi wọ́n wá àwọn ọ̀daràn ni àwọn kèfèrí sáwọn tó fẹ́ ma fi wé nìyẹn so ìpẹ́ àníyàn ló já àníyàn ló já iṣẹ́ ò dá nǹkankan àwọn ọba fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ò pẹ́ so màníyàn rẹ̀ ní fílẹ̀ àbí tàfàmí iná ma sọ tí ó ma sọ ilé ìfáwọn èèyàn látara pé òun gan náà fún ara rẹ̀ kò fi gbogbo àwọn mẹ́jẹ̀mú yìí nílẹ̀ bí pọ̀ lọ́wọ́ gan àwọn sẹ́dọ̀ tí kó pọ̀ lọ́wọ́ rẹ̀ tíṣẹ́ bí wá ti pọ̀ lọ́wọ́ tíṣẹ́ ìdọ̀ tí pọ̀ lọ́wọ́ rẹ̀ òun náà mọ̀ wá tí ó mọ̀ fífẹ́ mi ara rẹ̀ balẹ̀ pé àníyàn ló já àníyàn ló já kódà yóò tún sọ fún yín pé à ah, yóò tún sọ́tàn yóò pàtàn àwọn ìtàn rọ́ yóò tún pa fún yín pé à ah, kódà ìkan nínú àwọn mina salihin nínú àwọn olùjọ́sìn fọ́lọ́wọ́ bá ẹgbẹ́ kò wá alálìjẹ́ náà wọ̀ pé olùsẹ́ ọlọ́wọ́ bá kan ó wá alálìjẹ́ náà wọ̀ so ìpìlẹ̀ ní pé ní tí tó bá tó bá ní tó bá lódodo pẹ̀lú Ọlọ́run Ọba tó bá jẹ́ olódodo pẹ̀lú Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ò ní rásẹ̀ rẹ̀ lálẹ̀ olódodo pẹ̀lú Ọlọ́run Ọba tí ń jọ́sìn fún Ọlọ́run Ọba lódodo tí èsì kalla inna Allaha la ya'muru bil fahsha Ọlọ́run Ọba kò pa ọ́ láṣẹ gbogbo àwọn ìdọ̀tí àti nǹkan tó jọmọ́ báyìí so am taquluna ala Allahi ma la ta'lamun àbí sí ẹbọ ló ń sọ pé Ọlọ́run bó gbà lọ́wọ́ o ń sọ nǹkan tó mọ̀ ń pa Ọlọ́run so but ẹni tí ń sọ pé àníyàn ló já gbogbo àwọn ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni àníyàn nípìlẹ̀ ìntànàbí sallallahu alaihi wasallam sọ fún àwọn nìyẹn ìntànàbí sọ fún gbogbo al'umma nìyẹn bí àníyàn nípìlẹ̀ àníyàn nípìlẹ̀ a sì mọ̀ bí pìlẹ̀ ṣe ṣe pàtàkì tó ṣùgbọ́n kìí ṣe ìpìlẹ̀ ẹni tó bá kọ́ foundation nìkan ẹni tó bá foundation nìkan sáà ló kọ́lé tí ó lè foundation mítọ̀ òun nílé kan bẹ̀ òun òun fẹ́ fi hàn yín bàtẹ̀ wá dé bí ilé tó sọ ẹwà rí pé ah, alájì kí ló ṣẹlẹ̀ èyàn wòye sí níbẹ̀ dáadáa so ìpìlẹ̀ àníyàn ìpìlẹ̀ ṣùgbọ́n kìí ṣe bẹ̀ ló ti tán àníyàn ni pílẹ̀ ṣùgbọ́n kìí ṣe bẹ̀ ní ọtí tán so lára àwọn májẹ̀mú la ilaha illallah òun náà ni al-inqiyad kíyàn tẹríba fún nǹkan tí la ilaha illallah ń bukata so kíyàn tẹríba fún nǹkan tí la ilaha illallah tó bukata o so eléyìí ọ̀pọ̀lọpọ̀ áyà nínú al-Qur'an al-Karim so lọ́nà ọba fi rìnlẹ̀ fún wa

wa huwa muhsinun ó tún wá jẹ́ olùṣe dáadáa so ọlọ́ọ̀bá sì tún sọ fún wa pé wala tamutunna illa wa antum muslimun wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ muslimun àwọn afá ní ìtumọ̀ muslimun òun pé ẹni tó ti jupá ju sẹ́ẹ̀lẹ̀ tó fẹ́ tẹ̀lé ìtọ́nà ọba ń sọ so lára àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah ni al-inqiyad mo ṣetán mo gbọ́ mo gbà mo ṣetán àti tẹ̀lé tọ́lọ̀wọ́ bá ń sọ so insha Allah ta'ala adò sí bíbẹ̀ a tún tẹ̀síwájú láti máa ṣàlàyé àwọn májẹ̀mú la ilaha illallah yòókù ká tó wá bọ́ sí apá ẹlẹ́ẹ̀kejì níbi apá gbólóhùn ìjẹ́rì tó náà ni ashhadu anna muhammadu rasulullah tó mo jẹ́rì pé muhammadu òjísí ọlọ́run bá ni kí ni túnmà rẹ̀ kí ni túnmà apákejì yìí so hadha wallahu alam ọ̀bẹ̀lọ́wọ̀ bá kí ó ṣe wá ní mùsùlùmí òdodo gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú pé kí wọ́n máa ṣẹ̀sìn òdodo kọ́lọ̀wọ̀n bá kó tọ́ wọn sáwọn tí ó kọ́ wọn lẹ́sìn òdodo kọ́lọ̀wọ̀n kó sọ wọn bí àwọn àfẹ́ èké àwọn àfáwẹ́ pé ìtajẹ ìlànwà àbáṣọ àwọn èèyàn síná látara nǹkan tájẹ kọ́lọ̀wọ̀n bá kó sọ àwọn èèyàn kó ń bí eléyọ káwọn èèyàn náà kan sì sọ́ra wọn kó wọ́n náà máa lọ sádọ̀ àwọn àfún jálàbí má kílò yí ń wá kílò ń wá ká so ti wá dolówó láti gbà tó ti ń lọ o ti lówó jí gbogbo èèyàn lọ so ìntọ́nà bá bá kọ fún wọn náà ni ó wà bọ̀ ìntọ́nà bá bá kọ fún àwọn ọmọ rẹ̀ náà ni ó wà bá wọn so wọ́n ni kó ṣe gbìyànjú ẹlòmíì ti ọmọ wá padà dìdàkúdà wọ́n ń dàmú kí wọ́n sọ pé nìkan ni kìníkà kìníkà ìwọ ni ìwọ ni so oríṣiríṣi bẹ́ẹ̀ so nínú nǹkan tó yí pé ẹlòmí náà in tó náà bá ti kádàrá pé yóò fọwọ́ ara rẹ̀ fà so kíyàn fi gbogbo orú àwọn kẹba ilẹ̀ kíyàn jìnà sáwọn àwọn olùpèpèké àwọn olùpèpèké so kọ́lọ̀ bá kó gbé wa jìnà sí wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ tán káwọn èèyàn jọ lásàlátù ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ tán káwọn èèyàn jọ lóríṣìíríṣìí àwọn òkè ni oríṣìíríṣìí àwọn nǹkan ọfáwọn èèyàn ló mí fún wọn ní àṣejẹ àṣemú àdàpọ̀ oríṣìíríṣìí sọkọ́nà bá kó gbé àjìnà sínú àwọn ẹlẹ́bọ̀ báyìí kọ́nà kó fi agbóyé ẹ̀sìn òdodo táfi lè bọ́lọ́wọ́ bá pàdé ní mùsùlùmí kọ́nà kó jogún ẹ̀ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك